dé bá wa náà aláàánà fìkàyà mi fi kí iná ẹn kò ń tàtà náà Lú aláàmàtíkà yá mẹ́sìkínú in kún tàbí núrù látàmúta nàwàlá omírta máa omíra náà. Látàmúta nàwàlá omírta máa omíra náà. Máa omíra núrù. Gbogbo láti wọlé kọ́láyé tó ọjọ́ wa, ìní sàbọ́lá náà ní fẹ́

àwọn ọmọ ọ̀fẹ́ kí màmá wá lọ ọkọ ọ̀fẹ́ kí màmá wá lọ àwọn jẹ̀má máa ṣá Allah ní jẹ̀má mọ́sálásí alásàlásí àti gbogbo jẹ̀má ìyókù tí ń jẹ́ ti máa ṣá Allah àfẹ́ kí màmá wá lọ ọjọ́ orí màmá wá ò sì tí ìgbòdé kí ká máa sọ pé ah, bí ọmọ bá ti ẹ̀lọ́ nípínlẹ̀ mẹ́kò sí kẹkàn ọjọ́ òun ti pọ̀ tó bá ti bẹ́ẹ̀ ẹkùnkẹ́kọ́ra wọn pé ìgbòmọ̀ àwọn sásínú Islam wọ́n bí wọn sínú Islam wọ́n ti pọ́n sínú Islam eléyìí náà ọpẹ́ ńláńlá ni àwa kí bàbá wa tọ́jọ́ kọ wa wípé wọ́n fún ara fárakù akí bàbá wa tọ́ jẹ́ olùdásílẹ̀ masha Allah la quwwata illa billah tọ́ wọ́n kú ara fárakù bọ́dọ̀ ń ṣe máa ṣe pẹ̀láwọn ẹni ẹ̀ náà nìyẹn kọ́dẹ̀ ní tí ò ṣe ni ọlọ́run ọlọ́run máa ti lẹ́ pẹ̀lú ẹ̀ Ọlọ́run náà al بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات والسماء bá ọ̀nà wọn máa dáwọn wò lóríṣìíríṣìí ọ̀nà. Ó fi ti sọ níbò míì tó rọ́pìlẹ̀ ti kọ́ nìyẹn wípé a máa dán kálukú

wọ́n fi máa irú ìgbàgbọ́ orí ń bẹ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa rán ní ránàdúlúwà nẹ́kún bí ṣe ìyí tó ọ̀rọ̀ máa jẹ́ nìkọ̀ọ̀kan yín wò ẹnìkọ̀ọ̀kan àwa ẹ̀dá tó ń dá bí ṣe ń ènìyàn wò ń wò lọ́nà kí ló jẹ́ orí bẹ́ẹ̀ ó ní pé ọlọ́run pán àwa ọmọ ànábì ádámà lè ju gbogbo àwọn ẹ̀dá yòókù lọ bó bá ti wá rí bẹ́ẹ̀ àdánwò tẹni tọ́lọ̀ ń pán lẹ́jù náà ní ọmọ apọ̀ jù ẹni ọlọ́run bá so oore fún púpọ̀ òun náà ti ká máa retí àdánwò tó pọ̀ فلنبلونكم بشيء من الخوف والجوع من الخوف a máa fi ìpáyà a máa fi dán yín wò ìpáyà yẹn gbà míì ó lè jẹ́ tàwọn áàpù ó sì lè jẹ́ tàwọn áàmù kọjẹ́ ìpáyà tàwọn ẹni ẹ̀ta kọjá sí ìpáyà òun ló káàkì tí wọn ìgbà míì ó lè jẹ́ páyà tí ó kárí gbogbo lé kárí oko ìgbà tán sọ pé òjò icd yọ́rọ̀ irú ìpáyà yẹn ó kárí ilé kárí oko ni kò sí ilé yẹn ti wò lè tó nínú wìláyà ọlọ́run tí wọ́n sọ pé ọlọ́run ọ̀jẹ́ dánwí lé yìí ayà máa bẹ̀ẹ́ kọ́kọ́ mọ́ dánwí ẹ̀wò yìí ọlọ́run ọ̀jẹ́ dánwí ẹ̀wò kọ̀ bá ẹnu ẹnì kankan wa ìpayẹlẹ́ yìí ọkárí ilé kárí oko nínú ìpayà bí a máa ṣẹlẹ̀ sọ́láwọ́ irú àsìkò tá ń lò torí àmá kí ní ọ̀jẹ́ àbọ̀ òjò tí ọ̀rọ̀ bí ó ti tọ́ ìtí ọ̀rọ̀ yìí àmọ̀kọ́rọ̀ lọ́rùn tọ́kẹwàá kájẹ kámú kí nǹkan okó hù láìrọ̀ ojo ṣùgbọ́n òun ló fi ti fi sí ibi ojú sáwọ ọmọ ènìyàn tó lè pààrẹ ẹ̀kùn fẹ́rẹ̀ ìgbàjọ́ ìjọ́ mọ́ta àmà tó pààmà tó wọ́n fẹ́ pààrẹ ẹ̀mí àtọ́fẹ́ fi tàdán òkú wa pààmà ní tó fẹ́ jẹ́ mẹ́ bí tí wọ́n sọ lẹ́ẹ̀kẹ́ pé wọ́n sàmì dájọ́ pé inú oṣù kẹjọ afẹ́fẹ́ ìkàbáyìí àwọn bẹ̀rẹ̀ ló lékè kó sì gbéjì ìfẹ́ ọ̀tẹ̀ mẹ́ta mẹ́rin irúfẹ́ yìí wá tẹ́lẹ̀ ẹ̀rú bá gbogbo àwọn àjẹmọ́ lẹ́bí ti pa gbogbo ìpínlẹ̀ pé lẹ́bí kú ní pààyà náà nì ìbátá wá fún ìkíni ní òní ìbá sọ fún wa wípé ìyá wa gan ọlọ́run ò jí ọ̀sán sí wọn pé ààrẹ ẹkú ń ṣe àwọn torí pé ẹnìkan tí tó ń ṣe àìsàn ni wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ fún bàbá pé ẹbá wọn bẹ̀rẹ̀ òun kọ́lọ̀ fún lágbájá ní àlàáfíà ìtọ́bá ìtúnjẹ́ pẹ́ pàwà àwọn tọ́jú fún nínú ọkọ̀ ọlọ́run tí ó lò tọ́rọ ó fi fún lálàáfíà àìdáfẹ́ báwọn dàyànjú láwọn pé àìsàn kú jí ń bẹ lára àwọn náà sí ọ̀bára àwọn èyí ni ọba máa parọ́ pariwo rẹ̀ fún bàbá pé mo ṣe sọ tọmọ ìyá mi yí o ẹ̀dá fẹ́ràn àgbé tèmi náà àwọn àìsàn kan tí ń ṣe ní ìgbòyòkò yé mi bóyá ọwọ́ ẹgbẹ́ tí ìrìn àjò ní òkú nàbùlùwọ́nàkùn ìṣe yìí náà. ọ̀nà yìí náà tọ́rọ àwọn òjìfẹ́ kí nǹkan oko ewu lọ́nà àrà míì ẹjá ti pé ju ebi ọlọ́run fẹ́ fi sàdánwò fún ayé nìyẹn ọlọ́run a máa fi bí a máa fi sàdánwò fáyé láti lè bá àmọ́bọ́lọ̀wọ̀ bá fi tó àti bó ti gbọ́ndọ́ tó nínú ọlá àti ونفس من الأموال والأنفس والثمرات ونفس من الأموال àwòlówó tí wọ́n ti tẹ̀mí balẹ̀ wípé òsì bọ́bá wọnú ilé àwọn yóò wẹ̀ yóò tẹ yóò mú yóò wẹ̀ yóò mú yóò jáde àwọn òdínà fẹ́ kankan ṣe dúkìá wọn ọlọ́wọ́n gbé àwọn mùsíbà àyè fi ọlọ́wọ́n gbé lé

torí pé ó kópa púpọ̀ nínú ìjọ wa púpọ̀ àlègbàgbé ìyá náà lópin ìgbà táwa náà bá ń bẹ láyé tí a ti tún bá ètò nílọ àti mọ̀ pé tí ọlọ́run máa lọ sí láyé láyé náà ni. bọ́lọ̀ tí ọ̀pá àǹtàrù dínì rẹ̀ àtàwọn ẹ̀sọ́ dínì dínì bẹ́ẹ̀. Àbàtí máa ṣá Allah la quwwata illa billah ìpín náà ní parẹ́. Àwọn ilé ìgbọ̀ta máa ṣá Allah kámọ̀ wá fi ìtàn ọmọ wa nílẹ̀ lẹ́pìsì mínà àbúwà rẹ̀. Wọ́n lẹ́pìsì mínà àmúwà wọ́n àǹfúsì tí a ń fúsì lọ́fẹ̀lẹ̀ yìí. Nítorí ọ̀nà wá ti dàgbà díẹ̀ wọ́n bímọ sáyé kódà á ti rí mọ́ ọmọ wọn tó ń bímọ.

bó ti ń ṣe lọ yìí ẹnu àsìkò tí tó níwọ̀n bá àsìkò tí wọ́n sọmọ tó fi ṣe tọ̀lọ̀ o ti wá gbàyànjú yìí kọjá tó mo ṣe o tó básìkò wọ́n ti ẹ̀sí ìpé ní wà ní jẹ́kásìkò wọ́n pé bá ọ láyé dépò tó fi wá parí iṣẹ́ eré tọ́ abẹ́rẹ̀ ẹ̀ẹ́bú ṣe ti máa bọ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yàmù lọ́rùn máa yẹ̀ṣà wọ̀ Ọlọ́run a máa mẹ́lò ní ìkú ìláyé látara pé iṣẹ́ ẹ̀rí àti iṣẹ́ ẹbú ẹ̀ lọ́yá wọn súnmọ́ra wọn dọ́gbandọ́gba. Ọlọ́run rí wọ́n tó kù tí ó lò iṣẹ́ ẹbú ló kù, iṣẹ́ ẹbú wọ́n wà pa gbogbo yọ́pàdà wà pa gbogbo ẹnu iṣẹ́ ẹ̀rẹ́ díẹ̀ tó ṣe náà yọ́pàdà wà pa rẹ̀ tó wọ́n wá fi ní bẹ́ نفس من الأموال والأرض ونفس من الأموال والأرض والثمرات للصابرين Inú ìtòsí tá ń sọ lẹ́ẹ̀kan ẹni tó ti kọlẹ̀ ó ti palẹ̀, ọmọ inú owó tó ń pa méjì tó ti wá palẹ̀ jàbúrátà ní pé àà ah, tí ó ti lọ palẹ̀ sí òun kọ́kẹ́ tó pa ń tó jù bẹ̀rẹ̀ lọ́bí, ó wá palẹ̀ tó ti bẹ̀ẹ́ tọ́jẹ́ mú ti ojú ọrọ̀. Ẹni ó ní mọ́tò, nǹkan èso ni òun náà máa jẹ́ fún ẹni ẹni ó ní ọmọ iye mọ́tò tó wà ní oṣù tó lọ àbúyé ọdún tó lọ ọmọ iye tó mú fi pa ọwá òkúrọ́dé yìí nígbà tó pa owó dọ́gbù ẹ̀ fún ọ̀rá mọ́tò náà kọ́ dọ́gbù fún òun tó lè bá jẹ èrè tó tó wà àti àṣàkùdà àṣàkùdà orí èrè ìtọ́sí ní wá rí lẹ́kùnrin mẹ́rin àmúwàlì wọn áńkùsùn ọ̀sàmàrà àti máa ní àmúwàgbò inṣà Allah tàbí sí ìwà fúnra mẹ́jẹ́ tẹ́jú kan. Alẹ́rìnà nǹkan ààzọ́ dájú ọmọ bí lọ́pọ̀ ọ̀nà ìpẹ̀ nínú wọ́n fi wá ní wọ́n áńkùsùn wá sámọ̀ ti wá bá ṣìrí sọ̀rọ̀ bí i. Ọlọ́ni gbogbo ẹ̀nà wá fẹ́ sùúrù, kápúrú ẹni bẹ́ẹ̀ lérò pé ó kú oríire, múrù wá ọlọ́run ti dán ààrẹ pẹ̀lú ikú màmá wa táàfi tó wá ní ti ara ikú màmá wa gbé àdánwò ní ìtara wa tọ́lá ó máa wọ́n pé kí ni ìkẹ́kọ́ tó tó lọ́jù tí tí ń gbò láyà tó ti jẹ́ ìtẹ́dánwò yìí eléyìí ló kù sí ọlọ́wẹ́ ẹnìkọ̀ọ̀kan wa àti bàbá wa tó jẹ́ àfà wọn pé lọ́kọ̀ tó ti wa ní ẹnìkọ̀ọ̀kan wa náà àti jẹ́mọ́ aláfàlásù ọdọ̀wẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kátàrà fi màmá wa ronú pé ìgbàwó ni yóò kàn àwa náà láti sùúrù lórí ìfẹ́fẹ́lẹ̀ sí sí wa látara mọ́ wa الذين إذا أصابتهم الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إذا إذا أو رضي كما جاءت للفهم قلنا إنا لله وإنا إليه راجعون dípò kẹsùn kún kágbára dálẹ̀ ká ní ìwé pítọ́ fàyá yóò tí ó dáa èmi wọ́n tẹ́lẹ̀ e lọ wọ́n kó kànga wọ́n jà ń tẹ́nà lọ́mọ́tò wọ́n ṣe gba ìfàwò èyí wọn ọ̀nà tẹ́kan àfíká darí ara wa padà sọ́dọ̀ ọlọ́run tàbá ti lè ṣe bẹ́ẹ̀ ààjẹ́ tí ó dìrì níwọ́jú ọlọ́run Ọlọ́run ìgbẹ̀ndọ́wọ́ Irú ẹni bẹ́ẹ̀, alẹ́ yìí sọ́lá wá tún ní ọ̀rọ̀ jìnrin, ìkẹ́ ọlọ́run, àánú ọlọ́run, aláfíà ọlọ́run, tayé àti tàlìkìyàmà, tayé ọmọ bárú ẹni bẹ́ẹ̀ láyé tó bá tún padà papò dágbà tẹ́lẹ̀ ẹ bá kùn tó kúrò láyé tọ́ ọmọ tó máa yóò fi tún máa wà ń kalẹ̀ sí. Máwùlá ìkà ọmọ orí mùmù pẹ̀lú. Ọlọ́run àwọn ẹni bẹ́ẹ̀ jì lẹ́ni ìmọ̀nà àwọn tó àwọn jèrè ọdọ́wọ́ ẹni arábìnrin mọ́mọ̀ èèyàn bá pàkùdà fò láyé gbogbo tẹ́ tí ń se, tó bá lẹ́gbẹ́tẹ́ ẹkú náà ní ṣe orí ìṣe máa bá lẹ́gbẹ́tẹ́ ẹrẹ ní ṣe orí ìṣe máa ẹwà ajẹ́ ní fẹ́ẹ̀rẹ́ àwọn nǹkan mẹ́ta lẹ́kù tí ọ̀padà máa wá bá a lẹ́yìn ìgbà tó ti kúrò láyé pẹ́ àdíṣì ní ẹ̀kọ́ ń pọ̀ sí wẹ́wẹ́ lẹ́tò ní tóun ká tó súnmọ́ bí mẹ́wàá ìgbọ́n tó ní mẹ́ta káwé lẹ́yìn ohun kalẹ́bà fi àsìkò lẹ̀ إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث Tọ́mì ní bàbá kọ̀dà kó láyé ilẹ̀ rẹ̀ yóò dúró kò ní iṣẹ́ kẹkẹtì máa àti iṣẹ́ mẹ́ta ní òní dúró, a máa ló sọ́ọ̀lẹ̀ hàn. Àwọn aládùn sọ́ọ̀lẹ̀ hàn ọmọ tó fi báyé tí ń tọrọ àdúrà fún tí ń ṣe sàárà fún òṣèṣẹ́kọ̀ta jókòrì àtorí ìyá tí wọ́n lọ alájàwọ̀ àtorí wọn jókòó.

bí ìyá ti kalẹ̀ tọ́wọ́lẹ́sà ará tí ọmọ àtàǹtà nílọ lẹ́yìn ìyá bí irú bá ti tókù lábẹ́ ti ìyẹ̀ nìkan ló gẹ́gẹ́ ìgbẹ́ ni bá kò láyé tí ìbá ń bẹ àwọn yọ́mà sàǹfàní pẹ̀lú ìsìn ládá ìgbì lògígì yọ́mà bá rẹ̀ níbẹ̀ àbí kànga àbómi ẹ̀rọ àbí mọ́sálásí àbílé tó gbogbo tó bá jẹ́ wọn nǹkan báwọn ládá yọ́mà bá irú ẹni bẹ́ẹ̀ àbí ẹni mọ́rùn-ún àbí ìmọ̀kẹ́lẹ̀ ń mọ̀ táwọn èèyàn sáǹfà ní látara ìmáàmì ọmọ kí ọkọ̀ àwọn èèyàn tí ń lè fáwọn tọ́kọ́ iṣẹ́ wọ́n kan lọ́mà tí fi ń jẹun ọ̀sáhùn ẹ̀ ọkọ̀ àwọn èèyàn àwọn àwọn ń jẹun wọ́n àwọn abẹ́rẹ́ lọ́wọ́ wọn ọba abẹ́rẹ́ jẹ̀ bá kọ́ wọn kọ́ jẹ̀ bá kọ́ wọn tó bí àlè ń lọ ó sì kọ́ wọn àwọn àti ń sáǹfà ní gbogbo àwọn ìjọba yẹn yóò máa bá òkú nígbà tí òkú bá lọ sí gbogbo àwọn nǹkan ni màmá wá sí ni wọ́n ní ayé amma duk ba ta wọn ṣe wọ́n yí pa fún wọn Allah wọ́n yí wó tí wọ́n ná síbẹ̀ wọ́n láwọn ọmọ kí ọmọ gbàdúrà fún wọn wọ́n tó wá ní ìmọ̀ táwọn èèyàn dáǹfà ní látara rẹ̀ èyàn ti yí débi iṣẹ́ títà lónìí wọ́n ti ti ṣe admission so yọ́ kọ̀kọ́ class títà ọjọ́ ti pé yóò di admission kọ́dà yóò ní ọdún tí fi pé ọkọ̀rẹ́ pé orí táyé ọjọ́ ti káyìdé kò ní jáde sọ pé ó kéré yẹn yóò lo yẹgbẹ iye báyìí kó tó pé yóò náà kò fún ọmọ fún ọdún ṣọ́ọ̀kì ilẹ̀ wọ́n ní tàbí wọ́n ní wọ́n kọjá long class tí wọ́n wò títà fi ń kọ́yàn wọ́n wà wọ́n tó fi mistake wọ́n tó ṣe káwọn ọmọ tí wọ́n ní ẹ̀kọ́ lára rẹ̀ kan bá he ìkẹtì nǹkan àwọn ọmọ báwọn ládáa ní ẹ̀yẹ́ mọ̀ lọ bá ọmọ wọn ọmọ wà lẹ́jẹ̀ aswẹ̀ ọlọ́mbà wa kẹwọn ọlọ́mbà wa sáà ilé ìjọba wa gbà nínú ilé ìka gbogbo àwọn tí wọ́n lọ bá nínú ilé ìfọlọ́bà wa kẹwùn wọn lápapọ̀ gbogbo àwọn tí wọ́n lọ bá ládùúgbò ìfọlọ́bà wa kẹwùn wọn lápapọ̀ gbogbo àwọn tí wọ́n lọ bá nílùú ìfọlọ́bà wa kẹwùn wọn lápapọ̀ gbogbo àwọn tí wọ́n lọ bá sójú òkú náà ìfọlọ́bà wa kẹwùn wọn lápapọ̀ ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اصلاتك تجوك Sọ́látù kó dòjò kẹ́ẹ̀kọ́ lábá màmá rere, sọ́látù kó dòjò kẹ́ẹ̀kọ́ lábá màmá rere, sọ́látù kó dòjò kẹ́ẹ̀kọ́ lábá màmá rere, sọ́látù kó dòjò kẹ́ẹ̀kọ́ lábá màmá rere. Bismillah, ọlọ́run wọ́lá ìkọ̀ọ̀há ọlọ́run wọ́lá ìyẹ̀kúrò ọlọ́run mẹ́ta mẹ́ta fẹ́ wà wọ́n tàbí bí ó kèé tí ó mọ̀ jẹ́ sí alìkọ̀ọ̀há ọ̀kan náà àwọn ẹni ọlọ́run ìgbà tó fẹ́ pàkódà orílẹ̀ òun náà gbogbo orú àti àtẹ́láwò ṣe pé gbogbo iye ìtọ́láwò orí àdúrà irú àláwẹ̀ ọ̀kan ṣoṣo ní ẹkẹ́ ẹgbẹ́ kẹfẹ́ di sọ́bà yìí wọ́n máa ń kọwá rò kọwá pàdé ìròyìn ọwá di kálukú wá dé ẹgbẹ́ òdàbúrò aláwọ̀ mẹ́ta

آه. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله أمشمت لم يلك ولا من يولد ولا بيه الله أمشمت لحادثة الليالي وما لحوادث الدنيا لقاء وكن رجلا على الأحوال جلدا وشيمتك الصباحة والوصار وما نزلت به آهة المنايا ولا فيه ولا سماء فأرض الله واسعة ولكن إذا نزل القدر ضاق الفضاء الحمد لله الحي القيوم الذي لا يموت أبدا نحمده ونستعينه إله واحد إله أحد إله موحد إله فرد إله متفرد إله حي أحيا كل حي وأمات كل ميت والله لا يقدر أحد على الإماتة والإحياء إلا هو والصلاة والسلام على محمد الذي بموته افترض موت كل واحد منا لو كانت الدنيا تدوم لواحد لكان رسول الله فيها مخلدا ولكنها شفنا ويثنى نعيمها وتبقى المعاذ والذنوب كما هي وعلى آله وأصحابه الذين إذا أصابهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وبعد أولا تراسب بالشيخ الجليل الكريم الذي بإشارته احتديت إلى معرفة الله ورسوله وصرت ما صرت الآن الواعد الرباني صاحب البيان والتبيان كلامه مناسب دائما لسورة الحال والمقام الشيخ داء الفلا عبد المجيد أدام الله آياته لإرشاد الناس والتنوير البلاد وكذلك جدي وعني المرشد المتشرد الذي باجتهاده ومحاولته وإكمته ما أطفي نور الكمال والجمال في الديار هو الذي أذكر اسمه بكل التواضع والاحتراف خليفة العدبي الشريف سفير الله العدبي كونوا أدق الله آياته أطال الله عمره لإرشاد الناس والتنوير البلاد ولدت أمي في 1949 وتوفيت في يوم الجمعة 2010 يوم ولدت فيه رسول الله لما أخبرت أنها قد ماتت تحيرت وسمعت كثيرا من الناس أنها ماتت بلا ربح ورب الحياة قليل عند الله رب عظيم استجيب الناس بقوله تعالى لا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل احياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله الله يرحمها الله يكرمها الله يبعثها في أحسن سهري والصلاة والسلام على من دعا إلى إسلام الكريم وعلى آله التابعين له بإحسان إلى يوم الدين السلام عليكم وعليكم ورحمة الله تعالى وبركاته إثيوب نسي هناك السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته wọ́n ní kí á jòkó adúgbọ́lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ẹ̀jẹ̀ adúgbọ́lọ́dọ̀ alhamdulillah ọgbọ́n sábọ̀ tó ọlọ́run ti ìyá sínú islam wáyé ní wáyé islam àwọn ní wáyé wọn wá ní islam àwọn náà rí ọpẹ́ òun dá lórí ara wa ọlọ́run ní kí ìyá wa hospital ẹni ọba ní sójòkó ẹjòkó àwọn ọjọ́gbọ́n ní yorùbá yóò òun àwọn àtàwọn ọkọ̀ àtẹ́ẹ̀tẹ́ ìkan bá ń ti tẹ́kí wọ́n ní olùkọ́ nínú àlà nínú ògbèjà yóò ní ọ̀ ẹni nìkan ní ìmákógó mú ti bẹ̀rẹ̀ ìwé táwọn afáà bàbá ti dé bí wọ́n ti dé àwọn náà gbádùn èmi nìkan ni wọ́n bẹ́ẹ̀ ti jẹ́ gbogbo yín wá tó lòrò ń gbásà ìwọ ní ìfìyà jẹ́ ní ṣí wọ́n ní lẹ́mẹ̀ Bàbá bá lọ ọmọ tí ó gbọ́ tí ọ̀bá tó bá rò pọ́lá ní yóò kí ẹgbẹ̀yìn ọmọ rẹ̀ ní olè ọlá wọ́n tó rí ẹni rí sẹ́wọ̀n ọ̀pẹ́ kàtàánù nígbàtí èèyàn kú tàbí ẹjẹ́ adúgbọ́lọ́dọ̀ ọlọ́run ìní túnmà rẹ̀ wọn ọlọ́run wá láwọn náà fọ́ máa rí táyé àwọn tó kéré náà ọmọ wọn ọ̀kìlọ́sọ̀rọ̀ yìí àwọn obìnrin bẹ̀bẹ̀ ọkùnrin bẹ̀bẹ̀ inú orí ìyẹn ojú wá jáde láyé inú orí ìyẹn wọ́n lò sẹ́mọ̀ ẹgbẹ́ nínú ilé táàmà tọ́kalẹ̀ ìgbẹ́jẹ́lẹ̀ ọ̀nà táwà nígbà tó kọ́lọ́dọ̀ ọlọ́run bẹ̀ ẹjẹ́ adúkọ́lọ́dọ̀ ọlọ́run bẹ̀ alhamdulillah atọ́kúpẹ́ pé ọlọ́run ní jẹ́ tí àwọn yọ kan wọ́ sí bóyá àlàmísì mọ́tímọ́jímọ́ àbárọ̀ jìnà nínú táwọn bàbá wá ti kọ́ fún tó lọ táwọn àlífà náà tó ń tẹnu kan fún wádìí sí yìí pé ẹni tó bá kúnjọ jímọ̀ lójú wọ́ ya kùtù tó ọlọ́run ó sì wọ́lá nǹkan kan máa láà Ọlọ́run ọ̀pọ̀lẹ́ ọ̀lọ́gbà tí ní jẹ́lẹ̀ lọ́rùgbà pẹ́lẹ̀ lọ́nà àmá ti jí máa pèjì dé pé sọ́rọ̀mọ̀ akẹ́yà wa. àwọn Khalifa, lọ́lọ́run ṣe ní Khalifa tó khair, khairu khalafi ní khairi khalafi. ẹni rí tó gbẹ̀yìn àwọn ẹni rí pé. Ọlọ́run tó ṣe bí nílé mọ́lẹ̀ tí ò tẹ́ nílé òkùnkùn, níjọ́ táwọn bàbá ń bẹ láyé láti jí wọn náà ni wọ́n rí pé ìmọ́lẹ̀ náà ti pọ̀ sí títí wà fi tẹ̀yìn wọn àti ilé àti dálẹ̀ àti ìpìlẹ̀ àṣẹ tuntun pàlọ̀ ọ̀rẹ́ bà fi kẹjẹ ń bẹ̀ pẹ̀ lọ́kọ́já kan èéláàfì àmọ́ká ti lè èéláàfì ṣáájú àárí bísìn láìsí wọlé lára látorí wọn fi kárí gbogbo tí ń jẹ́ bàbá wa àgbà àtàdàbí àtọkùnrin àtọkùnrin ní gbogbo omi tí wọ́n yẹ ká sí ní bíbí àti ní títọ́ kọlọ̀mọ́sàbà tọ́jú ilé náà kọlọ̀mọ́sàbà ní tẹ̀lé-tẹ̀lé tẹ́lá ń sàmí kó nílẹ̀ dáadáa kọlọ̀njẹ́ àrí bàbá wa pẹ́ lálàáfíà mọ́fọ́kànbalẹ̀ ní mímọ̀ lọ́lá ní gbígbàdúrà ní wìláyà لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف لقد جاءكم رسول من أنفسكم عظيم عليه ما علمتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم لئن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم mo kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ bá lè lájẹ́ wa hapsnet bàbá wa sheikh bilkọ́dẹ̀ àdìsá ẹ̀kú ara fẹ́ra kù a kí àwọn ọmọ tí a bí ẹ̀kú ara fẹ́ra kù a sì kí ẹ̀yìn ẹbí ẹbí ìyá tó lọ ní bàbá àti ilé ìyá nígbàtà kí àwọn ìyálé ìyá yìí tí wọ́n jágbà nọlé fún ìyá àtàwọn tó tún jẹ́ ìyàwó lẹ́yìn ìyá àti gbogbo àwọn ẹbí inú ilé lápapọ̀ tí wọ́n jẹ́ àlólé fún bàbá wa kò sí bí a ti rí tàbí ní lọ nígbàjẹ́ pé wọ́n ti sọ pé àlọ́ náà ni ìbí ìkọ́ni lé jẹ́ barajẹ́ القرآن سبوة بكل ما يتلا واذكرن ما يتلا عليكم من من كتاب من آيات الله والحكمة إنه ليه إلى القرآن ينسق عليه إنه ليه إلى مروان يعداد ينسق عليه inú ilé iná ni gbogbo mọ́lẹ̀ ọlọ́run sọ̀kalẹ̀ ní tẹ́ wọ́n ń sá fún gbogbo ẹnikẹ́ni tẹ́ bá fẹ́ fún bẹ̀ẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá títí tí ní àwọ́sá títí dé gbogbo ilẹ̀ dúdú kí nǹkan bá ti wá wáyé àti màfin tọ́lọ̀ mọ́ wà ní ṣùgbọ́n ká bá tàlá ìmá wí ní àdàfẹ́ ní kí ìmá mọ́ wa àfáwà ṣe kàbùbákà àwọn bàbá ẹlẹ́hà náà ni wọ́n àwọn ni mọ́ mọ̀ níláwó tí wọ́n mọ́ gbogbo ẹ̀dá ní wọ́n sì jẹ́ sáfáìsọ̀ ní gbogbo kwara àgbà local government ọlọ́run sì ní kí wọ́n lágbọ̀ yí dáadáa wọ́n wá jẹ́ súfí jẹ̀lì ṣẹgbẹ́fàṣáà náà ń jáde dáadáa ọjọ́ kan nínú ọgbàlẹ̀ sí gbogbo àwọn jẹ́mọ́ àtàkólé ọ̀rọ̀ ọ̀ní kọ́ràùn ọ̀lójú gbogbo ọ̀ní bìdínà ọ̀rẹ́jọ mùráwìkì kò sí gbogbo ọ́n ti gbà fọ́lọ̀un Tìjàníyà ni wọ́n jẹ́ pé Ọlọ́mọ́sàjẹ́ ni ogun. Ọlọ́mọ́sàjẹ́ ni ogun. Ẹlẹ́kùn ẹwọ̀rọ̀ tá a gbọ́ lẹ́nu wọn, ẹjá sí náà ti náà kà fún wọn. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. فضل لربك والعبد إن شأنك هو الأبتر. àwọn àyà tí kí wọn náà lè mi lẹ́ tó tọ́tọ́ ká tán kí kí kàkàmọ́ sí káwọ̀ káwà tí ló bèèrè àtàjìjẹ́ náà ni ọlá náà lè wá náà kún fi ṣe ìmìnà káwọ̀ mo gbọ́ kí ó náà lẹ́nu ọ̀rọ̀ àlífà rí lọ́wọ́ pàdé láìpẹ́ ìlọ́dọ̀ ọ̀rọ̀ àpílára ní Èkó wọ́n wá sáré rán ní tẹ́lọ kìkan jọ náà àmọ́ nù tí mo gbọ́ òun lára wọn ni pé áyà òun ní túmọ̀ púpọ̀ fẹ́ tó bá fẹ́ tẹ̀lé Ọlọ́run ti dágbére fún rìn ní pé àdáwò láwá kà láyé ẹni tó bá jẹ́ mọ́mì ní ọ̀dọ̀ ní mùsùlùmí kẹ́ńdẹ̀ lílẹ́bù kékeré ọ̀dọ̀ ní mọ́mì ní tó ní high level kò tó wá kan mọ́sílẹ̀ tó wà ní pátápátá ní ìyàbá ti súnmọ́ lọ́run tó bẹ̀lẹ̀ àdánwò rẹ̀ ti pọ̀ tó kú wọ́n fẹ́ fi kún àlàyé tá a fà ṣe náà ni wípé ẹni tọ́lọ̀ ń bá fẹ́ súnmọ́ra ló ti súnmọ́ bàbá wa mọ́dọ̀ kí lè ìbílá albarka báyìí yóò àdánwò púpọ̀ pọ̀ gbogbo iye àdánwò tí ó rí mọ́kún ibi 313 lábẹ́ gbèṣẹ́ nínú tààrí kọ́lọ́dọ̀ àwọn àgbàlagbà fáà bí ṣe ẹ̀rí pé bá èjì ní lọ́dọ̀ àwọn ní ìsáàbì kékeré àpẹ́yẹn ìsáàbì ńláńlá ìsáàbì tọ́lọ́mọ kí ó èjì ní bá ṣe ọgọ́rùn-ún mẹ́ta ní 300 ní ó di 3022 ṣe in amza tó wà lẹ́yìn ohun kó kàn tábàbọ́ kan kún ìjì ọdẹ́ta ó di 3023 ìyá àtọwà ń bẹ̀ ẹ̀wà ni ó lè gbé tàbí ìyà àdánwò tí yọ kan tán àmọ́ ìyà àdánwò yìí wọ́n wá kàtìgórí ẹ̀ sọ́nà mẹ́ta kan wá ní ìṣẹ́ mẹ́nà lè jú orí ap yóò 100 wọ̀lẹ̀káwùkù wọ̀lẹ̀káwùkù ìbẹ̀rù yóò 100 wànáfíṣẹ́ mílẹ̀ ni àmọ́ lọ́rọ̀ àfúnṣe kí èyàn máa kú gbówọ́ máa tí kò kò kọ́wọ́ sí ẹgbẹ́ 300 ìdí tánkà ìṣẹ́ àwọ́ àwọn sánára àwọ́ àwọn gbogbo ìyí wọn látàkì náà ìṣẹ́ mílẹ̀ lórí òdìdì ni Wàláfíṣẹ́ òdìdì ni, wàláfíṣẹ́ mílẹ̀ l'àmúwálì òdìdì ni, Òun ní wà fẹ́ ni tó bá mẹ́jẹ́ wò ní àgbà. Tó wà ní gbogbo ọmọ tí ó àbọ́mọ lè rí bá lè náwó tí wọ́n gbé máàkì wọn tí 100. Tí gbogbo alọ́gbà 100 àbáwọn méjì gbà 100 dédédé. A sáwọ̀ ẹnìkan tá fún ní excellence ilẹ̀ 1, excellence 2, excellence 3, láti kò kí ní kò kejì ni wọ́n wá gbé kalẹ̀ ibi ẹni bá fẹ́ gbà kò kí ní jẹ́wà dárájà áálíyà nínú wìláyà mẹ́tàlá ìlàbẹ̀ẹ́sì fún wọn bàbá tẹ́kì mẹ́wàá fún wọn àwọn àtúnṣẹ́ mẹ́ta orí ẹkù náà náà gbogbo akọ́kùn níwà tọ́lọ́ níbi ṣe mẹ́nàlì jíòyì yóò kó ebi ní kìí sáàwẹ̀ ebi lágbàájà àwẹ̀ lọ ẹni bá gbàwẹ̀ yóò sínú ó sì ti ní tí è sínú ńlẹ̀ ebi kò sí tí è sínú kò kọ́lá kò sí tí è jẹ sàárà tó dídí àdáwò ní kíbi máa pa ní ebi owó a máa pa ní ebi ìyàwó a máa pa ní ebi ọkọ a máa pọ̀bìnrin ebi ọmọ a máa pa bí a máa ebi kò sírú ebi tí ìpáyì ọ̀tọ̀ ni sọ́ọ̀mù ọ̀tọ̀ ni júù sọ́ọ̀mù owó ọlọ́fẹ́ gbà júù ọkà ọmọ lé ọgọ́rùn kan lòun náà ó ní ìrìnrìn ìbẹ̀rù nílẹ̀ ẹ̀kẹ́ ọmọ ní ọmọ kú tí wà lámọ́ bá mi ọ̀tọ́ pa mí ọjà ní ìfìtí nìkan wọ́n ṣe mí léle ẹjọ́ pé owó ń bẹ lọ́wọ́ ọlọ́run dábẹ̀rù yọ́ ma wá ti ṣe ẹni ọlọ́run bá dábẹ̀rù kò ní fàyàbalẹ̀ gbogbo tó wò ní olè níláyé onírànà àbẹ̀rù pọ̀ pọ̀ ẹlẹ́ẹ̀kẹta ní gíní wà lẹ́kọ̀ọ́ níwà tọ́lọ́ níwà lẹ́kọ̀ọ́ tí ìmọ̀ lọ́lẹ̀ ọlọ́mọdé alọ́lẹ̀. níwà tí ọlọ́wọ́ àparí inú ọba sílù sọ obìnrin anábíwá Yusuf alẹ́ ìsọ́látù ọ̀sọ́lá gbogbo olé ńláńlá tó bá ti jẹ́rẹ ìwòlí ilé àwọn àpá tẹ́ bá túbẹ̀wò àdánwò àmà pọ̀ ń bẹ̀ torí kí ni tètánì òpá wọn ọ̀pọ̀ láìkí wọn yóò sì dábì sínú ẹ̀sílẹ̀ ṣàbíwọ́lọ̀ mọ́ta kápa àtètánì ìwòlé àwọn ẹni ọlọ́run tàbá wá nílé kan tó tòrò báyìí kámọ̀ pé á ah, àwọn àfáàmà ọmọ sí tọ́lọ́ ń bẹ́ wọn ọmọ bá ti yẹn jẹ́ wọn ọmọ dá ti yẹn rúùfẹ́ tòrò báyìí ọlọ́mọ bàbí jẹ láíláí àti gbogbo ilé àwọn ẹni ọlọ́run láàrin Yusuf alẹ́ ìsọ́látọ̀ ìsọ́lám ó dénú ẹ̀wọ̀n wọ́n fẹ́ fi túnmà yá wọn nígbà tó dénú ẹ̀wọ̀n tí wọ́n ti mọ́ ẹ̀wọ̀n àbò sí tí wọ́n ti mọ́ ọkùnrin méjì tẹ́ wà ń bẹ̀ Lẹ́yìn Yíṣù a máa ṣe nẹ́bílà lóòrùn, a máa gbà àwẹ̀, a máa kírun, a máa dápọ̀ lọ. Àwọn ọ̀rẹ́ méjì wá ògbà ẹjẹ́ súnmọ́kùnrin dámọ́ bá àwọn fẹ́ bọ́ sọ̀rẹ́ ó ní ẹmọ́ bá mi sọ̀rẹ́ o. Àwọn fẹ́ bọ́ sọ̀rẹ́ ó ní ẹmọ́ bá mi sọ̀rẹ́ àjọpọ̀ lẹ́wọ̀n ẹlọ́bẹ́lù mi sọ̀rẹ́. Àwọn bọ́ sọ̀rẹ́ ń tọ̀. Ẹ bàbá ń sọ̀rẹ́. Ẹ̀rẹ́ rí aláyà àdánwò kú. Wọ́n ní kí ti kiri ètì àdánwò Ìran aládánwò ni ọwá pìtàn bàbá rẹ̀ yàkú ọwá pìtàn bàbá bàbá rẹ̀ kí ṣe ìṣẹ́háka ọwá pìtàn bàbá ńlá bàbá rẹ̀ kí ṣe ànẹ́lùgbò àìmọ̀ ọwá sọ bí ẹ̀dí ẹ̀nù àmúgbàtẹ́ ìpínlẹ̀ bá mi sọ ọ̀rẹ́ ìwọ́n láwọn ọbọ̀ sọ̀rẹ́ sọ fọ́ọ̀mù àdánwò nù ọ ẹ́kà àdánwò ẹ̀lú ẹnu àdánwò gúnláwọn faramọ́ mi ajá ń ti bàájì wọn aláwọn lálàá ọ̀kan lálàá ọ̀kan lálàá pé òun bu ọtí ọtí fún ọba ọ̀kan lálàá pé wọ́n gbérí wọ́n fi mọ̀ta lóòrè wọ́n gbérí wọ́n gbé lọ́sìta lóòrè ànábì yóò ní bí ìtì nínú ìwọ́ tó lọ́sẹ̀ rú ọba ìwọ́ ń tẹ wọ́n gbé ọ lérí ẹ̀mù àwọn sáwà dàdé lórí ọ̀nà lọ́jà bá tí ó ti tán rí tí ń jẹ́ pé ní ilé àwọn ẹni ọlọ́run ni wọ́n tí àjọ tí máa ń bọ̀ látọ̀dọ̀ ọlọ́run bọ́ndù àdáwò ilé àwọn ẹni ọlọ́run ní bọ́ọ̀lẹ̀ ibẹ̀ ni ó ti máa wá lọ ọ̀ta yóò máa káàkiri ó tún padà wá sùn lálẹ́ tí ń jẹ́ pé ìgbẹ̀ ìgbogbo olé ẹni ọlọ́run àdáwò gbọ́dọ̀ wà lẹ̀ àti ti gbọ́nà ọ̀rọ̀ pé wọ́n ti sì ní bọ́ra àwọn ni pé àtúnyà tìjìnà olùmọ̀ mi Àwọn àṣírá ìrísí aláàrẹ jẹ́ múmìnà fẹ́wà jẹ́ náà, àdìfẹ́wẹ́ wọn àdẹ́wò afẹ́kí gbogbo ọmọ ọdún. Nígbẹ̀ ni bàbá wa ní ìlò, mú àwọn bẹ̀rẹ̀. Irú àdẹ́wò ni òbí láyé. Àwátá ajọ́ mọ́ ní olé Ọlọ́run ní kí ayè ìṣirá nígbà tó gbé ọ̀dọ̀ wa nígbà ó tún wà àwọn òpó láìsí wọn kẹta. Wàlá ìrà àdé gbẹ́gbẹ́ ọ̀rọ̀ sí ìmọ̀ ìtàn mo wá lè kan gbẹ̀yìn kò sí ìjú oṣù kan lọ tó bẹ̀rẹ̀ wọn a bá àfúrú àwọn kan ara rẹ̀ ò yá àwọn ti fẹ́ tọ́rọ fún lálàáfíà ájú ẹni ẹlẹ́ni wọ́n ṣe mú èéṣe ìyájí máa tàtẹ̀yẹ̀ jẹ́

tí ìyá náà tún palẹ̀ mọ́ fún tẹ́lẹ̀ náà tí wọ́n jẹ́ fọ́sẹ̀t ní ìlàwó lọ́dọ̀ wa kí ni mo fẹ́ sọ mẹ́rin pé ọwá fóònù pé ìyá bí a ti kú ó dùn ọwá dùn mọ́ mi pẹ̀lú orin tó wá kọ ní ìsìnkítọ̀ tí wọ́n náà lọ kọrin yìí ìwọ́n náà ló mórin wá pé Ẹgbẹ́ àwọn òtí ìtọ́jú yá ní ìyá ìyíyà púpọ̀ gbogbo àwọn òní kò sí jẹ kankan, kò sí ti gbásà òun ni mo wá fẹ́ fún léṣì léṣì yìí. Kí n fi jòkó. Ẹni tí wẹ̀ náà bá kàn nú wa ká lọ bojú ẹ̀yìn إن تكونوا صالحين وإنه كان للأوابين غفورا ربكم ربكم àti gbogbo àwọn ẹgbẹ́ rọ́bùkún ẹ̀fẹ́ tọ́jú أعلم بما في نفوسكم إن تكونوا صالحين وإنه كان للأوابين غفورا ربكم أعلم بما في نفوسكم إن تكون صالحين إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. Wọ́n tó fẹ́ tọ́jú yẹ́ sí ọdún mọ́ látorí láti àti àwọn ẹ̀gbọ́n ẹ̀ kí ń dùn yí kìí ìran wa ń wèé ìyàn Yorùbá yìí bàbá ń bẹ láyé àti lè ṣe fún bàbá ìyá ti lọ lọ́jẹ́ gbèsè ó sunkún ọmọ gàárí ó ṣe gbá ó sàwọ ọ̀wá dúó tí ń dùn yí tẹ́ẹ̀fẹ́ lè máa sọ nǹkan mí ọlọ́ni ẹ̀ọ́ gbókún alẹ́mùdíra fi hàn gbòsùkú àtẹnisẹ́ ń bẹ láyé wọ́n ní wọ́n bá ti pé mi ó sì pọ̀ wọ́n ní ọ̀sẹ̀ ẹ̀pọ̀ jẹmọ́ wọ́n sáwádá ó lọ́wọ́ pé ń kẹfọ́ bá pé mi ọ̀pọ̀ torí bá rí pọ̀ gbogbo dì

ní ó lè lẹ́lẹ́lẹ́ lónìí bàbá ẹjí pẹ́ mẹ́ta fún ẹjá fagbárí fi irun erí ìṣẹ́ òun rárí pé ẹ́ẹ̀tọ̀ lọ́bẹ̀ Ìnáhù káàlẹ̀ ní àwọ̀ àbí ilẹ̀. Ẹgbẹ̀ ẹgbẹ̀ ṣe rere ọlọ́run mọ̀, ọlọ́run rá ní ààrẹ àti àwọn rẹ̀. Bá káàlẹ̀ mílẹ̀ àwọ̀ àbí ìrìn tọ́ kí lọ́wọ́ kùjọ́ sí ẹ̀rù kan lọ bó ń sí ọlọ́mọ́gárí tó kọ́ ní ya Rasulullah ìwòjíṣẹ́ ọlọ́mọ́ bí gbàgbàgbé àdísì náà لو أديت حق والدي ووالدتي أو لو أديت حق والدي Tin bá fún wọn ní gbogbo ẹ̀tọ́ wọn lójú ayé wọn, tí mo ti ṣe tó, ànábì ló ò ṣe bá fún wọn wọn títí tí wọ́n fi kú, Nasa àdíjì náà kan bí rẹ̀ mọ̀ rántí ẹmọ́ àrọ̀ àdíjì bọ́bá àdíwọ́lé yẹ́tàbà wà máa kìí àtàwó náàrí. Ǹjẹ́ rí bá tí ó tọ́jú bàbá mi mọ́ tọ́jú ìyá mi tí kú pé mo ti ṣe é tó ànábì lóò Ìwọ́n tọ́jú wọn wọ́n fẹ́ kú, wọ́n fẹ́ kú náà ni. Ìgbẹ́ tó ṣe kù lẹ́yìn wọn, ẹ̀rọ ọlọ́run ni kí ló bú mo ṣe bàbá rẹ̀ ń kọ́kọ́. Ìyá ẹbí ìyá bàbá rẹ̀ ń kọ́kọ́ ẹbí ìyá ìyá rẹ̀ ńkọ́ ẹbí bàbá ìyá rẹ̀ ńkọ́ àwọn ọmọ tí ìyá rẹ̀ bí pẹ̀lú rẹ̀ ńkọ́ láàájí àti gbogbo àwọn ẹ̀gbọ́n láàájí lẹ́gbẹ̀ẹ́sẹ́kù tẹ́ẹ̀fì tọ́jú ìyá tí yọ́ sí mọ̀ pé ẹ̀ ń tọ́jú òun náà ní kẹ́kọ́ tọ́jú bàbá rí torí ìyá yóò gbọ́dọ̀ wo bàbá rí lójú títí pé lọ́pọ̀lọ́ kò sì ní jẹ́ wo bàbá lójú nígbà tí ń bá ń pẹ láyé pé ẹ lọ rí bàbá yín sí ẹ lọ sí Kílẹ̀ ni jẹba rẹ̀ kọ́? Ẹ tọ́jú bàbá yìí. Ìtọ́jú bàbá yìí, bàbá ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ẹni tí obìnrin tí bàbá ọkọ bá rí yẹn jẹ, ọmọ àjẹ́ náà ni. Kò sí tàbí ṣùgbọ́n. Wọ́n ní bẹ́ẹ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì, àwọn atẹ́jọjọmọ̀ ìyá kan náà, wọn bàbá kan náà. Ẹni bá rí ìṣẹ́nu yí ọwá kú àwọn ẹbí bàbá yìí tí ń jẹ́ orogún ìyá yìí gbogbo bí kí ayé bá ti dáadáa ẹyẹ sáàmà tí síbẹ̀ ọ̀dọ̀ ayé náà ní lọ bọ́yá ọlọ́run tó tètè palẹ̀ wọn mọ́ bọ́yá lùtànẹ́bì náà ni bọ́ọ̀dá ana an kàwì ìdírákàlẹ̀ ní àkọ́lẹ̀ àwọn jẹ́ ọ̀tẹ̀lẹ̀ kó tó palẹ̀ àmìnà àdádùlá ìmọ́gbóǹsẹ̀ ọlọ́run sallallahu alaihi wasallam bó Ànábì jòkó sallallahu alaihi wasallam bí àwọn bàbá wa àgbà tí jòkó tàà pé tí wọ́n obìnrin náà wà náwọ́ pé ya Rasulullah lórí òjíṣẹ́ ọlọ́run bí mẹ́ta jòkólò lè mara hátù lè jẹ̀ nẹ́ta kí lóbìnrin lè ṣe صلت المرأة فرضها tóbìnrin bá ti lè kírun ọ̀ràn èèyàn lọ́n pé tí ọmọ torí ọjà parun jẹ́ torí sí ọfíìsì torí owó parun jẹ́ ó dé ní wà àtọ́ àti zẹ́ òjẹ́ ẹ̀ẹ́ tó sì jẹ́ ààrùn fọ́pọ̀ ẹ̀ tí ọmọ gbọ́pọ̀ lẹ́nu tí ọmọ gbẹ̀yìn sí nǹkan mí pẹ̀lú ọkọ̀ ẹ̀ tó máa ti jàmbá odi mélòó odi méjì ẹlẹ́ẹ̀kẹta wà háfìrọ̀tì fàríjáha tọ́wàá lè kílẹ̀ fún ọ́fíìsì tọ́lọ̀ gbẹ́fún ọ́fíìsì tí ìkàmínítì tẹ́nìkan lè mọ́ bí ọwọ́ bẹ̀ tí ò fi ṣe tọ́lọ́wọ̀n ẹ̀sọ́sọ́ fọ́kọ́ rẹ̀ kọ́làbọ́kọ́ ya tálíkà kọ́làbọ́kọ́ ya ohun parí tí ọ̀tọ́jú ti fi àjẹ́ ẹlẹ́kẹ̀ẹ́rin wàwásọ̀lẹ̀ wá lè Àbájúwọ̀ bá ti wo bẹ̀gbé, nǹkan lára rí ìran kíkí, títẹ̀lé àṣẹ ọkọ, títọ́ abẹ́, tí èèyàn ti bẹ bípọ̀ tó sókun ẹbí pọ̀, lákàlá ti jẹ́ ìrìnà sàrọ̀pìlà. Sọ́wọ́lọ́ lọ́rọ̀ àlùjẹ́nà, alọ́mọ́sá ti yà wà lọ́mọ àlùjẹ́nà. Gbogbo ẹ̀yà wa ta kùn bẹ̀ ẹjá túnbẹ̀ sí. Gbogbo àwọn ọmọ sáà ń bá tọ́jú bàbá tọ́jú ìyá láti bí ìwà láti máa tọ́jú wọn ní ìbájì ìṣòwò Tẹ́bá ti kì mọ́pọ̀ ń yọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní kóhun yọ tí ní bàbá rẹ̀ àti yálà. ti kì ọ dáhùn lẹ́ẹ̀mejì, dáhùn lẹ́ẹ̀mẹ́ta. Ó fi àpé náà bá dín ọ̀ọ́ sí, ìwọ́tọ̀ bá dáhùn túpé lọ ní dáhùn owó náà mọ̀ اللهم اغفر لها وارحمها اللهم اجعلها مع الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا اللهم اجعلها في زمرة والدنا الشيخ كمال الدين القدم اللهم اغفر لهم جميعا مع الذين اطاعت àtìwájàhónà Ẹgbọ́n ni wọ́n máa bẹ̀rẹ̀ lọ́jọ́ tó lè wọ̀n ìyá jẹ́ àrùkì àrùn fẹ́ ní bá ti lẹ́ fún wọn. Mọ́ tún padà lẹ́ẹ̀kan náà pé gbogbo kú ìsìlámù lápapọ̀ lọ́gbà kẹwọn, wà sí àádọ́m, wà sí wà mọ̀jí ẹ̀rẹ́hà, wà músà ti jí, wà fi kárí gbogbo àwọn kú قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين آمين أدقى بالله ذكر الله وحديثة وأجب أزار الإسلام نقبه بسم الله الرحمن الرحيم إلا في قريش إلا في قريش الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم لا تعلم الله ثم بارك علوني من فلاني من مالي من غباري حتى ناس جوب وهم غبا وين لو كداكو إذا جاء نصر الله بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدولون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا